الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد أن دوكو فون الله سبحانه وتعالى ní pé ó tún ṣe rán fún wa láti pé kí a kójọpọ̀ ní ìjókòó almanhajus salafi kí a ṣàlàyé àwọn nǹkan tó jẹ́ usus àwọn ìpìlẹ̀ àtàwọn qawaid salafiyya fún wa kó bá fi yé wa kúnnú àwọn nǹkan tí àwọn èèyàn ti ma salafiyya tí sàlàfíyà bọ́kwá bọ́sẹ̀ kónú rẹ̀ tó sì pé wọ́n fẹ́ da òdodo máwọn èèyàn lójúrú wọ́n sì fẹ́ fi lọ́lẹ̀ nípò wà nú ẹ̀sìn Ọlọ́run Ọba tí kò sí nú ẹ̀sìn Ọlọ́run wọ́n sì fẹ́ máa lo oríṣiríṣi àwọn ojú ọ̀nà wọ́n sì fẹ́ kó àwọn èèyàn jọ fẹ́ kó àwọn èèyàn jọ lẹ́yìn bàtà Nabi sallallahu alaihi wasallam ti sọ ẹyọ̀kan náà ni wọ́n wà náà aljanna so ṣùgbọ́n àwọn èèyàn wọn ò fẹ́ gbántá nàbí sallallahu alaihi wasallam sọ yìí wọ́n fẹ́ máa kó àwọn èèyàn jọ yálà kí wọ́n máa sẹ́rí àwọn èèyàn padà lọ sí fitira ọlọ́wọ́ bá àwọn fẹ́ kó ìrùjọ àtẹni ànú àti súfí àti tẹ̀blígì àti ikhwani àti shia àti sururi àti maturudi àti asha'ira political aims nítorí kábà ká dìgbò tàbáfẹ́ tí àwọn mùsùlùmí náà bá dé bẹ́ẹ̀ gbogbo àwọn orílẹ̀-èdè báyìí àwọn orí jagunjagun tán gbìn sáwọn èèyàn lẹ́mí tí wọ́n sì ń fi àwọn èèyàn bọnú hizbu tọ́lọ́wọ́ bá gẹ́bí Sheikh Salih Fawzan sí pé pé as-salafiyyatu hizbullah so láwọn èèyàn tó sì pé wọ́n bọ́ká bọ́sẹ̀ kó nù salafiyya tí ó salafiyya ò ní kankan sí pẹ̀lú wọn so wọ́n tún mọ̀ pé wọ́n àti mú wá fún wa nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ àìsí sàlàyé tó jẹ́ òdodo in tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ń pèpè sí in tí annabi sallallahu alaihi wasallam pèpè sí in táwọn salaf àwọn ẹni síwájú rere tán fẹ́ra wa ti sọ́dọ̀ wọn in tó wọ́n wà lórí ẹ̀ na insha allahu ta'ala lónìí in tá ma gbé yàwó ni pé a nígbàtà ti wá ma salafiyya kí ló yọ salafiyya kó nú àwọn gbogbo àwọn sẹ́kì yòókù kí ló yọ salafiyya kó nínú àwọn sẹ́kì yòókù kí ló jẹ́ kó sí pòun láàmà tẹ̀lé àti pé kí ló yẹ pé gbogbo sẹ́kìtì náà kọlọ yẹ ká tó sójú kẹni nǹkan aláwọ̀kọ́ tí yóò fi fèsì fẹ́lẹ̀ iná ni pé aláwọ̀kọ́ Ànábì sallallahu alaihi wasallam òun gangan fún ààrẹ sallallahu alaihi wasallam kò gbogbo wọn sójú kẹ yálà Ànábì sallallahu alaihi wasallam ó pín wọn sí 73 Ànábì sì sọ pé àwọn 72 wọn wà lórí àánú ìyà náà bẹ lórí wọn tó bá wọ́ bá àfìyàjẹ́ wọn tó bá wọ́lọ́wọ́ bá fòríjì wọn àwọn tó bá jẹ́lẹ́sẹ̀ nù wọn nìyàn so àwọn tó bá sì jẹ́ kèfèrí tó bá ti kó nù islam nù gẹ́bí àwọn ìjọpọ̀ kanú àwọn rọ́fídọ̀ àwọn shi'a so àwọn ilé àwọn ti dágbére fún islam láti bà tó ti pẹ́ so àmáwọn tí ó bá kí ń ṣe kèfèrí nù wọn ìlérí ìyà náà ó ń bẹ lórí wọn a sì mọ̀ pé gbogbo ẹni tí ìlérí ìyà ń bẹ lórí ẹ̀ tó bá wọ́lọ́wọ́ bá fìyà tó bá wọ́lọ́wọ́ bá foríjì so uh, Ànábì sallallahu alaihi wasallam kò sọ pé gbogbo wọn ni wọ́n wà lórí àánú àbí gbogbo wọn ni kéèyàn fi ilẹ̀ yálà in tí Ànábì sallallahu alaihi wasallam sọ ni pé in tó ń wà lórí àti in sahaba ń wà lórí so eléyìí ó jẹ́ kó yíwa pé ibi bẹ̀ náà ni ó jẹ́ kó yíwa pé kí ni wọ́n ń pè ní ahzab kí ni wọ́n ń pè ní ni wọ́n ń pè ní ni wọ́n ń pè ní hizb àti pé hizb náà lòun náà kí ni wọ́n ń pè ní hizb tó máa ní à hizbi ni láwájá hizbi ni sọ̀rọ̀ tó máa ní à hizbiya ni wọ́n ń ṣe hizbiya ni gata ń ṣe yìí àbí tó máa ní à kílùkọ rẹ̀ hizbu na ìkannu àwọn hizbu ni èyí o gbọ́ ilé dáadáa so kí ló kí ni ṣe sàlàfíyà sí hizbu náà lòun náà kí ló yọ sàlàfíyà kónú àwọn ahzab kónú àwọn orísìírísìí àwọn ẹgbẹ́ so bóyá ká tó sọ lédè tí ó tún yẹ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ni àwọn ẹlẹ́gbẹ́ sẹ̀mọ̀fẹ́ yíò mọ̀ gbọ́dá ara pé à ìkanú àwọn ẹlẹ́gbẹ́ náà lòun náà àbí ẹlẹ́gbẹ́ àwọn ẹgbẹ́ àwọn ẹgbẹ́ oríṣiríṣi kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yìí tán bá lo hizb salafiyya lè jẹ́ hizb ó sì má jẹ́ hizb salafiyya ó hizb ó sì hizb tán bá ń generally pé gbogbo ẹ̀ pátápátá hizb náà ni salafiyya ṣùgbọ́n hizb tọ́lọ́wọ́ bẹni but bá ń sọ̀rọ̀ lórí ìtumọ̀ hizbu ta àmàlẹ́sìn tó ti di terminology tó bá ń sọ̀rọ̀ nípa ìtumọ̀ hizbu tí a ma láyé sí so tó ti di terminology tí wọ́n ń lò generally fún àwọn kan so sàràfíyọ̀ sínú hizbu so kama wa mú ọ̀rọ̀ tèmi kama fi kama fi tẹ̀lé ẹjẹ́ ká gbọ́n tí àwọn olùmọ̀ in so ẹni ká gbọ́n kàtún wọ́n sọ ń bá rí ẹni ká gbọ́ ṣe sọ nípa wọn يقول فضيلة الشيخ هل السلفية من الأحزاب wọ́n ni wọ́n bí Sheikh Saalih Al Fawzān pé oníbèèrè sọ pé ṣe sàlàfíyà ìjọ kẹ́nà lòun náà nínú àwọn ìjọ wọ́n ni àti pé ṣe sàlàfíyà ṣe kí ẹ ma fi tí ṣe èyí tí ó dáa ní ṣe mazmum ni àti àwọn wòlàfà rẹ̀ sheikh sọ́lẹ̀ fàzán sọ pé salafiyya ni ìjọ tí ó là nígbàtà Nabi sallallahu alaihi wasallam tó pín àwọn ìjọ tó sì sọ pé àwọn ọ̀káwà nuna salafiyya ni Nabi sallallahu alaihi wasallam sọ pé yóò là wọ́n sọ pé àwọn ni ahlus sunnah wal jama'a wọ́n ni kò gẹ́ sí ẹgbẹ́ kan nínú àwọn ẹgbẹ́ tí wọ́n ń pè nísìn pé ẹgbẹ́ kò sínú àwọn ẹgbẹ́ nínú terminologies ta ma ń lò rí tàbí ẹgbẹ́ ẹgbẹ́ àwọn ẹlẹ́gbẹ́ tó ti ní ìtumọ̀ tó ti pé à ń bọ̀ wá sí ìtumọ̀ ìtumọ̀ kí ni ìtumọ̀ ta bá ní ẹgbẹ́ lónìí terminologies tó ti wà ma'ruf wọ́n ni kò sínú rẹ̀ ní pé kò sàrẹ̀fí ò sínú ẹgbẹ́ pẹ̀lú ìtumọ̀ ta ti mọ̀ọ́mọ̀ nísìn láyé àwọn ni jama'a àwọn ni jama'a wọ́n ni àwọn ni jama'a tán wà lórí súnnà tán wà lórí ẹ̀sìn kí ni tí sheikh sọ́lífà náà sọ pé àwọn ni jama'a tó pé jama'a ni annabi sallallahu alaihi wasallam ma ń pa àwọn sọ̀hábà rẹ̀ lásẹ̀ kí wọ́n dún ní ma rẹ̀ alimọ̀ sọ pé wa alaikum bil jama'a ó dọwọ́ yíkẹ́ dún ní ma jama'a so wa iyyakum wa tafarruq ó sì dọwọ́ yín pẹ̀lú ìpínyà so anábi sallallahu alaihi wasallam a máa kìlọ̀ ilé sahaba rẹ̀ so wọ́n ni àwọn ni ahlus sunna wal jama'a wọ́n ni anábi sallallahu alaihi wasallam sọ pé àwọn ọjọ́ ọkùn ò ní yẹ̀ lórí àwọn onígbò tí wọ́n ma wà lórí òdodo tí wọ́n ma borí lórí òdodo nínú al'umma wọ́n ní ẹni tó bá betray wọn ẹni tó dà wọn kò ní kópa lára bá wọn ẹni tó bá yapa wọn kò ní kópa lára bá wọn wọ́n ní àníbìsà lásán sọ pé al'umma yìí yóò padà pín wọ́n ní 673 wọ́n ní gbogbo ẹ̀ ní wà nínú àyàfẹ́ ọ̀kan wọ́n ní àwọn owó ní eré òjíṣẹ́ ọlọ́wọ́ wọ́n ní àwọn tó bá wà lórí irú nǹkan tí mi wà lórí ẹ̀ lónìí àtàwọn sàhábà mi wọ́n ní sàlàfíyà taifa ni wọ́n ìjọ ni wọ́n tó sì pé wọ́n wà lórí ojú ọ̀nà àwọn sálàf wọ́n ní àwọn ni tí wọ́n wà lórí nǹkan tí Ànábì sallallahu alaihi wasallam wà lórí wọ́n ìjọ nínú àwọn ẹgbẹ́ ìgbà kìí ṣẹgbẹ́ wọ́n ní jama'a tó ti pẹ́ ni jama'a tó ti pẹ́ ni salafiyya láti ayé annabi sallallahu alaihi wasallam ilé ìtún jẹ́ rọ́dù fẹ́ntí sọ pé 1999 na fọ́mù salafiyya olóòdó aláìmọ̀kan kí 1999 wọ́n fọ́mù salafiyya a ah, salafiyya 1999 wọ́n fọ́mù ẹ̀ so ikhwan muslimin gan ti síwájú salafiya ẹwọ ẹwọ ọ̀rọ̀ tí ó bá láàká ìmù 1999 ìmọ̀nàwádé so a kílòkọ̀ rẹ̀ sheikh sọ́lì fawzan ló ń sọ̀rọ̀ yóò wọ́n ni jama'atun qadima wọ́n ni jama'a tó ti pẹ́ ni so tó ti wà láti ayé annabi sallallahu alaihi wasallam ayé sallallahu alaihi wọ́n ní mutawarata wọ́n jogún ara wọn ìjọ kan jogún ìjọ mi generation kan jogún generation kan so wa alaikum salam tala so generation kan on jogún generation kan generation kan on jogún generation kan wọ́n ní ah, mustamiro tó lọ tó lọ tó lọ tó wà successive wọ́n ní wọn òye wọn ògbò lórí òdodo wọ́n ma bẹ̀ lórí òdodo títí di ah, ọjọ́ ọgbìnlẹ̀ wọ́n ní gẹ́bà nàbí sallallahu alaihi wasallam gẹ́bù sí sọ so ní ọ̀rọ̀ Shaykh Saalih Al Fawzān yà rí pé àwọn náà sọ pé à sàhíyà pẹ̀lú tó bá jẹ́ tàbágbé lórí túnmà hizbu hizbu táwọn èèyàn lò láyé lónìí tí wọ́n hizbu ìtúmà tí hizbu gangan tó ń túnmà nísìn ẹ̀tẹ̀jẹ́ káwọ̀ tàbí ní ẹgbẹ́ so Shaykhul Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n ní ọ̀rọ̀ kan tó wà pàgà lórí táwọn fáwọn ń lò dáadáa nípa ìṣàlàyé kí wọ́n ń pè ní ẹgbẹ́ kí ni wọ́n pè ní ẹgbẹ́ pàápàá jùlọ tá bá fẹ́ lò pẹ̀lú bima'na al-madhmum pẹ̀lú ìtumọ̀ tó sì pé ìtumọ̀ tí ó wà ti praiseworthy but tá bá fẹ́ lò ìtumọ̀ so wọ́n ma ń pè sàlàfíà náà ní hizb èyí dáfì rántí pé níbi àwọn auditors pay fún wa sheikh sọ́lẹ̀ fàzán sọ pé kí hizbullah ní pé hizbu tọ́lọ́wà bẹ̀ni oye ok kájẹ̀ tó kájẹ̀ wó ká tó wò tún ma ní tán pè ní ẹgbẹ́ ẹ jẹ́ ká tún wò ọ̀rọ̀ sheikh sọ́lẹ̀ al-Fawzan mi so ẹ jẹ́ ká wò ọ̀rọ̀ wọn so uh, ẹ jẹ́ ká wo ìtumọ̀ ìtànpẹ̀ ní hizbiyya so ìtànpẹ̀ ní hizbiyya ìmá ṣe yàmẹ́yà ìmá ṣẹgbẹ́ so ẹ jẹ́ ká wo wọ́n ní shaykhul islam ibn taymiyyah rahimahullahu ta'ala sọ pé wa laysa li ahadin wọ́n ní nínú 164 wọ́n ni sheikh islam sọ pé walaysa li ahadin wọ́n ni kò sí fẹ́ nìkankan an yansiba lil ummati shakhsan ní gbogbo gbé palẹ̀ alákùnrin kan fún al'umma yad'u ila tariqatihi tí ó ma wá pèpè sí ojú ọ̀nà ènìyàn wa yuwali wa yu'adi alayha yóò ma wá mú àwọn èèyàn lọ́rẹ̀ yóò ma mú ọlọ́ta lórí kò sí gbọ́dọ̀ gbé ọ̀rọ̀ kọkalẹ̀ fún wọn yuwali alayhi tí ó ma wá mú ọ̀rẹ́ lórí rẹ̀ wa yuadi yóò sì ma mú ọ̀tá lórí rẹ̀ wọ́n ni ghayra kalamillahi wa rasulihi tó yàtọ̀ sí ọ̀rọ̀ Ọlọ́run bá tọrọ jíṣẹ́ rẹ̀ wọ́n ni wa majtama'at alayhi al ينسبون لهم شخصا أو كلاما مو إنك كالفون مو مورك أبورك كالفون يفرقون به بين الأمة هم في بتاع الأمة يري يري ويوالون به على ذلك الكلام هم مور لوري وأوري أو تلك النسبة أبلوري أفتي ويعادون أوري أنا مسلمتي مو آه، أوتا وني شيخ سانتون نيورو إنه مجموع الفتاوى mujalladi ẹlẹ́ẹ̀kẹjọ page page 20 so wani sheikhul islam ibn taymiyyah ta sọ pé falwajibu ala kulli mu'mini wani tó pọn dandan lórí gbogbo mu'mini an yuhibba ma ahabba allahu wa rasuluhu wani kó nífẹ̀ẹ́ tí ọlọ́wọ́ bá àtòjíṣẹ́ rẹ̀ nífẹ̀ẹ́ wa an yubghida ma abghadahu Allahu wa rasuluhu kó sì kórìíra tí Ọlọ́run bá tó jíṣẹ́ rẹ̀ tó kórìíra mimma dalla alayhi fi kitabihi nínú tí ó tọ́ka sí nínú tírà rẹ̀ fala yajuzu li ahadin kò tọ́ fẹ́ni kẹ̀kẹ́ an yaj'ala al-asla fi ad-din ní pé yóò gbé ìpìlẹ̀ kalẹ̀ nínú ẹ̀sìn li shakhsin fún ìyàkẹ́ illa li rasulillahi sallallahu alaihi wasallam àyàfi fún òjíṣẹ́ ọlọ́wọ́ ba wala yaqulu illa li kitabillah wọ́n ni kò man kan gbogbo ẹni tí ó bá jẹ́ wọ́n ni fàwàlà yóò mọ̀ mọ́ rẹ̀ wà áàdà yóò mọ̀ mọ́ ọ̀ta ala muwafaqatihi lórí ẹni fil qawli wal fi'li níbi ọ̀rọ̀ àti ìsẹsí fahuwa min alladhina farraqu dinahum wọ́n ni ẹni yíwa náà wọ́n tí wọ́n ẹgbẹ́ àti ẹ̀yàmẹ́yà so ipé ìmá gbíyàn kakalẹ̀ àbí ìròrí kan àbí tíra kakíyàn gbé kalẹ̀ kọ́ sí pé ìròrí yẹn ẹni yẹn àbí tíra yẹn òun lè yẹn ó sọ di pé ah tẹni bá ti bá mú tàbá ti bá ẹni yìí mú ẹni yìí mọ̀nà tàbá ti tí wọ́n bá bẹ́ni yìí mú ẹni yìí mọ̀nà tó yàtọ̀ sí Ọlọ́run bá tó jíṣẹ́ rẹ̀ ẹwọ mọ̀ kó sábẹ̀ hizbíyà tó yàtọ̀ sí Ọlọ́run Ọba àtọ̀ díṣẹ́ rẹ̀ tàbá wá rẹ̀ nìkan sí báyìí ẹniyẹn ó bá t'Ọlọ́run Ọba sọ àtòjíṣẹ́ rẹ̀ mu ó wà lórí t'Ọlọ́run Ọba sọ àtòjíṣẹ́ rẹ̀ ó wà lórí tí tírà Ọlọ́run Ọba sọ àti tírà òjíṣẹ́ rẹ̀ ó wà lórí tí súnnà Ọlọ́run Ọba àti súnnà èyí t'Ọlọ́run Ọba àti súnnà òjíṣẹ́ rẹ̀ sọ àwa rẹ̀ nìkan lórí tẹ́niyẹ wà lórí ẹ̀ kìí sí pé ní yẹ gangan fún ààrẹ ló gbé kalẹ̀ ló gbé ẹni yìí láma fi lórí tẹ́ni yẹ bá mú tó bá tíra ọlọ́wọ́ bá mú tó bá súnnà Nabi sallallahu alaihi wasallam ẹni tó bá yapa ẹni yẹn bẹ̀ kò wá níbẹ̀ ni yẹn sí ṣe hizbiya lẹ́ni yẹn sí kìí jẹ́ jẹ́ hizbiya torí pé ẹni yìí ẹni yẹ gangan kó ló gbé kalẹ̀ bí àìní yìí pé bá òdodo mu ó bá tíra ọlọ́wọ́ bá mú ó sì bá súnnà Nabi sallallahu torí pé àwọn tó fẹ́ búwà ìdá àwọn tó fẹ́ jẹ́ aláburú wọ́n ti mọ́bá sí wọ́n sí wọ́n kàn ah, wọ́n ma ń lò ọ̀rọ̀ ṣe fòsìlámì iná dáadáa ọmọ ń lò dáadáa wọ́n kàn mú wá ní pé kódà ṣe kọ̀rọ̀ bí ìtàn pé kalẹ̀ wọ́n ni ẹ má gbọ́ o wa laysa li nípa àwọn ọkọ̀ sí hezbollah ara tó bá ipé àyíyàn sọ báyìí èyàn sọ báyìí tí ibẹ̀ ipé ẹnìkan wà tó gbé Sheikh pé yes Sheikh Rabi ọ̀rọ̀ gbogbo tó bá ti sọ àti gbogbo tó bá ti tako orí ilẹ̀ náà láàmà ṣe wàlá láàmà ṣe bàárọ̀ of course hezbollah ni àwọn oníkunu láti of course hezbollah but kíyàn gbé yẹn sí kíyàn wá ní ẹni yìí ah ẹni tó bá yapa ẹni àbẹ́ni tó yí tó mẹ́ni yìí lọ́ta níbi òdodo yìí àyíò lè jẹ́ hizbiyya lópin ìbàdá ẹjọ́ pé torí òdodo yẹn ni Sheikhul Islam gandhi tó yàtọ̀ sí ọ̀rọ̀ Ọlọ́run bá tó yàtọ̀ ok ẹ jẹ́ ká mú Sheikhul Islam gẹ̀gẹ̀ fún àìlápẹ̀rẹ̀ tí a bá ní ọgbọ́n àwọn ti àwọn àdúgbẹ́ fọ́lọ́wọ́ bá ẹ̀wọ̀n pé wọ́n pè àwọn gan ní Taymiyun wọ́n pè wọ́n ní ti wọ́n mọ́ pé ah, wọ́n tẹ́mì yíò ní pé àwọn kan tẹ́mì yà náà wọ́n mọ́ pé wọ́n tẹ́mìtì wọ́n pé wọ́n pé àwọn tán tẹ̀lé mi tẹ́mì yà ní so àwọn wọ́n lọ́sìn pé tẹ́mì yíò àwọn ahlus sunnah wal jama'a náà ni àwọn salafiyyun tó bá wò pé à ah, kí ló dé tán fi ń pè wọ́n tẹ́mì yíò wọ́n eh, ni ebi tí bí ní tẹ́mì yà bá sọ nìkan náà mọ́ gbọ́ wọ́n yẹ wòye sáwọn àfáàmì ó fẹ́ ká mọ́ wòye sáwọn àwọn ẹni ànù ó fẹ́ ká mọ́ subscribe sáwọn ẹni ànù ká mọ́ wòye sáwọn ẹni ànù náà ẹ̀ṣẹ́ rọ́pọ̀lọpọ̀ àyàtọ́ ma ń pariwo pé àwọn ewu tẹlùmí tàfà kan wó kan wò tàfà àti ń pèpè sánú ní káwọ́ àbí tàfà àti ń pèpè sí sánú ní káwọ́ ẹ máa wò wọ́n máa ń pè àwọn èèyàn ní tẹ̀míyún wọ́n máa ń pè wọ́n ní tẹ̀míyún pé àwọn eléyìí tẹ̀míyún ni wọ́n ìdí tá fi ń pè wọ́n tẹ̀míyún ó ní pé òdodo tí Ibn Taymiyyah sọ in tí Ibn Taymiyyah sọ tó bá òdodo mu wọ́n wá wá fákọ̀ Ibn Taymiyyah bẹ́ wọ́n wá ń tẹ̀lé ń bẹ́ ìtàfin pè wọ́n tẹ́mì ní ọ̀rọ̀ Ibn Taymiyyah gan ń lò against Ibn Taymiyyah ọ̀rọ̀ Ibn Taymiyyah gangan òun náà ń lò against Ibn Taymiyyah Ibn Taymiyyah sọ pé ẹmọ wo Ibn Taymiyyah náà ló sọ̀rọ̀ yìí wọ́n sì tún láwọn yàtọ̀ ń pè ní fèmí jù nù gan kódà ní tánmà ń pè àwọn ọmọ di wọ́n sọ Ibn so ní táwọn so ẹ jẹ́ ká tún kó lọ́dọ̀ Ibn Taymiyyah ẹ jẹ́ ká tún bọ́ sí wàhábíyà tí a pé wàhábíyà náà wọ́n sọ di bí ẹgbẹ́ bí sẹ́kì ah, ẹgbẹ́ làwọn náà so bọ́ ta bá wò àwọn ẹni yìí ń tẹ̀lé Sheikh Muhammad bin Abdul níbi tó bá òdodo mu níbi tó bá títí rọ̀ lọ́wọ́ bá mu wà ilá ẹnìkan kò ní tẹ̀lé ẹnìkan kan tó wáyé pé kíyàn kẹtẹ̀ mujarrad tí yàn tẹ̀lé yàn ló sọ so alọ́mọ múnú sunnah Nabi sallallahu alaihi wasallam straight kò sí pé tó bá igbe gbogbo mùjárọ̀ di pé kíyàn tẹ̀líyàn kíyàn gbódòdó tí yàn fẹ́ sọ alẹ́kùsánsọ́lá nípò ló sọ di hizbiya àà kò sẹ́ni kankan tí yàn gbọ́dọ̀ tẹ̀lé mọ́ kò sẹ́ni kankan tí yàn gbọ́dọ̀ bọ́ sílẹ̀ gbogbo bẹ́ni yẹn bá sí ń sọ òdodo yẹn tó ò bá yẹ pé Kùránì gẹ̀rẹ̀ ni yẹn so ẹjíká dubai lẹ́yìn sọ́lá inṣáàlá mustamir naam so alhamdulillah kuma salatu wasu ala rasulillah ẹjíká tẹ̀síwájú so naam gẹ́bà sí ń sálàyé lọ ọ̀rọ̀ sheikhul islam ibn taimiyya yìí pé ìtàn pè ní hizbiyya àti hakíkọ̀ hizbiyya gangan tó bá yìí pé afẹ́ ma lò lórí ìfẹ́ tafẹ́ ma lò lórí ìfẹ́ ẹnu àtàfẹ́ ma wọ́n lórí ok ẹni tó ń bá ń tọ́lọ̀wọ́ bá sọmọ ẹni tó ń bá ń tí ànífisàwọ́ sálàm sọmọ gbogbo àbí wọ́n ń fi ọ̀rọ̀ rẹ̀ wọ́n fi ń takọ àwọn èèyàn kan gbogbo wọn lápẹ̀ ní hizbiyya ni tí ó sì yẹ kó rí bẹ̀ so wà ilá à ní tẹ̀lé ní kankan mẹ́ Imam Malik tàbá ti mọ́rọ̀ wọn náà ọ̀rọ̀ wọn tó bódodo mu ọ̀rọ̀ wọn tó wà lórí òdodo tàbá ti wálá ta àádá lórí ẹ̀ òun náà kó so ó túnmọ̀ gbogbo èèyàn là ní tẹ̀lé mọ́ torí in tí ọ̀rọ̀ Ibn Taymiyyah àwọn tó fẹ́ dánkan ló ma ń kàgẹ̀ rí rí ìtàn sọ nìyẹn Sheikh Rabi' wọ́n sọ wọ́n dẹni tó mọ̀ mú ọ̀rẹ́ tó mọ̀ mọ́ta lórí ẹ̀ Sheikh Rabi' kọlá sọ di ẹni tí ó tí mọ̀ mọ́ra tí mọ̀ mọ́ta lórí ànímọ̀ tí ń tún sọ sẹ́ kò sáfà súnnà tí ò ní sólé ní pé tí èyàn bá fi mú kí ni Sheikh Rabi' sọ wọ́n ní káìnan man káà gbogbo ẹni tí ó bá jẹ́ tó bá sí pé ẹni ìyẹn lè yẹ gbé kalẹ̀ pé a fi ń wọn ní pé ẹni táàmù ẹni yìí lámọ̀ sí mọ́ but in tó ṣẹlẹ̀ ní pé Sheikh Rabi ń sọ òdodo àwa wá lá lórí òdodo yẹn tó bá tírà Ọlọ́run bá mu tó bá súnà Nabi sallallahu alaihi wasallam ẹ máa ṣe ya ọ̀daràn tó Hassanul Banna tó ń ṣe sọ jáde báyìí Hassanul Banna ó wí jáde báyìí pé ẹni tó bá yapa àwọn ẹ jẹ́ fún wa ẹjẹ́ kára fún wa ọkú wọn bí wọ́n ni nínú tí a rẹ̀ ok ok ok ah nínú asan bá náà jẹ́ tún so nínú majmu' <clears throat> rasail asan bá náà page 24 wọ́n ni tahta unwan lábẹ́ unwan mawqifuna min ad kí ni ìṣesí wa sáwọn ìpèpè oríṣiríṣi kódà in tọ́lọ́wọ́ bá fi tí ọ̀rọ̀ tí Sheikh Abdul Muhsin tán fi padà lálàsí Hassan Bandani tó rán mọ́ sásí bí ọ̀rọ̀ Sheikh Abdul Muhsin Abbad náà gbogbo gbogbo àwọn afáyẹ̀ tán padà lọ́rọ̀ tán padà lọ́rọ̀ mí lórí so in tí Sheikh eh, Fawzan sọ pé àwọn ah, spread èyí against wọn èyí tó against wọn gẹ́gẹ́ làwọn afáwà lórí ẹ̀ in tí Sheikh obéjì sọ nìyẹn náà ní pé akhirul qawl ṣe mọ̀ in tí Sheikh Abdul Hussein Abbad ní táwọn gẹ́gẹ́ tó fi padà lálà sí àwọn ikhwan muslimin gẹ́gẹ́ ni tó fi padà lálà sí Hassan al-Banna wọ́n ni ẹmọ gbọ́n tí Hassan al sọ ẹmọ gbọ́pò tó pèrà sí o mawqifuna min kí ni bi mizani da'awatina pẹ̀lú òṣùwọ̀n ìpèpè tiwa kọ̀dọ̀wọ̀ òyìnwó kò ní kẹlé fáwọn èèyàn kò ní kẹlé fáwọn èèyàn ibi táwọn aláìmọ̀kan kọ̀ọ̀kan àbẹ́lòmí tó ti ń sọ̀rọ̀ ń pa Sheikh Rabi' bákabákan lọ́nà tí ó tọ́ táwà gan ò lè gbá ọ̀rọ̀ yẹn wọlé ibẹ̀ ni ó ka fáwọn èèyàn kò ní ka ọ̀rọ̀ Hassan al-Banna gangan tó ti ń sọ pé in táàmà fi wọn àwọn èèyàn yòókù bí mizani da'watina pẹ̀lú òṣùwọ̀n dáwà tiwa fama wa faqaha famarhaban in tó bá bá mú àgbà wọlé Hasan al-Banna ló sọ̀rọ̀ wani wa ma khalafaha in tó bá yapa rẹ̀ fanahnu bara'un minhu àwa abọ́kwákún bẹ́ Hasan Banna ló sọ̀rọ̀ yóò wọn ni kọ̀dọ̀ ìwò kò ní ka ọ̀rọ̀ Hasan Banna fáwọn èèyàn pé Hasan Banna gbogbo àwọn ìbá ìtàtẹ̀lé ìkwọ́n lọ́dọ̀ àwọn ìkwọ́n àwọn ìkan sínú bọ́pá lọ́wọ́ wa àwọn jama'atu tablighi náà but ṣe rí àwọn ìkan sí mi wọ́n ní ọgbọ́n wọ́n fẹ́ máa lù àwọn èèyàn wọ́n máa lù àwọn èèyàn bí kọ̀lọ́wọ́ ìwó bóun náà se fẹ́ máa ṣe nìyàn àwọn àfáà tí wọ́n sí lórí tó wà lórí ẹ̀ táwọn àfáà ò tẹ̀lé tó wà lórí ó sì fẹ́ máa lù wọ́n ẹ jẹ́ ká tún ka ọ̀rọ̀ Hassan al-Banna ọ̀rọ̀ ẹyọ kọ́kọ́ ní ọ̀rọ̀ àwọn ìsìwánù sí pọ̀ gátá fi mọ́ sọ pé bó bá sí pẹ̀lú wa àwọ̀ ògbà tí ẹ̀ wọ́n ni ẹmọ̀ gbọ́n kàtí Hassan al-Banna Hasan al-Banna sọ ilé nínú kílùkọ rẹ̀ inú majmu'u rasaili náà tún lè iná wa majmu'u rasaili Hasan al-Banna so inú majmu'u rasaili náà ló wà ní page 256 sí 257 page 256 sí 257 ló sọ ilé ilé ìtàkà yìí page 24 ni wọ́n sọ pé ilé wa ẹ ma gbọ́ wọ́n ni hunaka qa'idatun 'amma Hasan al-Banna sọ pé kọ́ídà gbogbo kọ̀kan wà wọ́n ni yajibu mura'atuha ó pọn dandan kíyà ma mójútó kọ́ídà náà hiya annana ní pé àwa o ashabu da'wa àwa ta jẹ́ onídáwà ikhwan muslimin yóò nuwajjihuha linnasi jami'an a ń dájú dáwà ikhwan muslimin a ń dájú ẹ̀kọ́ gbogbo èèyàn pátápátá ni manzilatu da'iya minal mad'uwin ní pé àwa àwa nípò à ń pè àwọn èèyàn ní sáwọn èèyàn yókù gbogbo èèyàn yókù à ń pè wọ́n ni Qaradawi ń pè àwọn èèyàn sí ìròrí Ikhwanul Muslimin ni Qaradawi wo ni o wọ́n ni wa manzilatun nasi minna Qaradawi èèyàn eh, náà ń pè àwọn èèyàn sí ìròrí Ikhwanul Muslimin náà ni ọ̀tẹ̀ yí tó bá wọ́n sì máa Qaradawi ti wọ́n ni ni wa manzilatun nasi minna ipò táwọn èèyàn tán sì wà nípa ti wà manzilatul mad'uwina minad da'i ó dàgẹ́ bí àwọn tá ń pè ó dàwọn tó ń pè pè ni wọ́n ni dhalika yashmuluhum jami'an gbogbo wọn ló kó sínú afrodan wa jama'at àwọn èèyàn kọ̀ọ̀kan àtàwọn ìjọ ìjọ wa hay'at àtàwọn council àti gbogbo ẹgbẹ́ gbogbo ẹ̀ ìkwánù sí sọ pé gbogbo ní pátápátá ẹni à ń pè sẹ́sìn yìí wọ́n ni wa nahnu na'taqidu wọ́n kama gbé hàn wọ́n ni wa tawjihiha linnas kama wá dájú ẹ̀kọ́ àwọn èèyàn wọ́n ni farudun faridatun alayna wọ́n ni ọ̀nà yẹ̀ ló jẹ́ lórí wa wa inna himayataha kama wá dáàbòbò wa zawdi anha àti kama gbá nǹkan kó níbi tí ó bá wọ́n ni faridatun kadhalik wọ́n ni ọ̀nà yẹ̀ náà ni wọ́n ni falbadhi wọ́n ni anna mawqifana al'am wọ́n ni ah, in tó jẹ́ gbogbogbò ní pé in tó jẹ́ tó ṣe pàtàkì Kọlu wani. Stop. Hocam İsmail, güzel kullanmak ne? Oku stop abi. Okay. So wọ́n ni, ẹmọ gbọ́ ẹmọ gbọ́ olórí ìfọ́n musulmi, wọ́n ni, falbadihi, wọ́n ni in tó jẹ́ ìpìlẹ̀, annama mawqifana al'am ní pé ìṣesí wa, min kulli nas ní ọ̀dọ̀ ní sí gbogbo èèyàn hayat yálà wọ́n jẹ́ ẹgbẹ́ ni àbí council ni wa afrodan àbí níjọ níjọ an wali ẹmọgbọ́ ní pé a ma múlẹ̀rẹ̀ wa nuhibbu a sì ma nífẹ́ man walaha ẹn tó bá wà pẹ̀lú dáwà yìí wa ahabbaha tó nífẹ́ dáwà ikhwan muslimin wa sa'adaha tó sì rán dáwà ikhwanu muslimin lọ́wọ́ wa an nakroha àwó sì ma kórira wa nu'adi a sì ma múlọ́ta man man wa'aha ẹni tó bá jìnà sí ẹni tó bá tún jìnà sí yóò oní man wa'aha ẹni tó bá jìnà sí wa waqafa fi tariqiha àbẹ́ni tó bá Ah, ẹni tó bá mú lọ́rẹ̀ àbí ẹni tó lọ́ta jàrí so wà waqafa fi tariqiha àbí tó dúó sí ojú ọ̀nà rẹ̀ ẹni tó ní dáwà ìfànà musulmi ò ní lọ kò síbi tí ń lọ asàmìbánà sọ pá mú lọ́ta ni ẹmọ̀wọ̀n kan ẹwọ asàmìbánà ní so àwọn kan ni ó kàn ni pé à ah, Sheikh Rabi gan kódà àwọn gan wọ́n kó sí hizbiya gan lára Sheikh Rabi yàn in tẹ́yìn ó fi tó bá jẹ́ pé hezbiya àwọn èèyàn kó sí lára Sheikh Rabi' níbi pé wọ́n tẹ̀lé òdodo gbogbo èèyàn kódà àti kó sí hezbiya gan lára Abdullahi ibn Abbas náà nìyẹn akọ́sí hezbiya Imam Malik akọ́sí hezbiya lára Imam Ahmad náà nìyẹn tó gbogbo ń tàn sí hezbi kò sí níbẹ̀ tẹ́yìn bá ń tẹ̀lé yẹn lórí òdodo tó mú yẹn lọ́rẹ̀ lọ́ta lórí òdodo lórí tó jẹ́ òdodo ní o kó wá sí pé nìyẹn ẹ ma wá wo Hassan al-Banna sọ tó jẹ́ àìnà hizbiyya gangan Qardaawi wó sì tún tàfà wọ̀nyàn Sheikh Rabi wá ní wọ́n ṣe hizbiyya Hassan al-Banna wọ́n ṣe hizbiyya tó Ikhwan Muslimin ọ̀tọ̀ ní bá ń ṣe rí wọ́n sì máa portray báwọn ṣe ọ̀tọ̀ bá ń ṣe rí wọ́n sì máa portray nǹkan ọ̀tọ̀ fáwọn èèyàn ní tó ṣe pé ẹni tó bá gba àsìkò wa púpọ̀ so torí kò sáàkùsọ̀ púpọ̀ so Ah, ah, kílùkọ rẹ̀ so in tí ó jẹ́ hizbiya nìyẹn in tó ń pè ní hizbiya nìyẹn pé a ti mọ̀ tí ó ṣe hizbiya so a ti mọ̀ tí ó ń ṣe hizbiya bá ń tẹ̀lé èyàn lórí òdodo tó tó bá yí pé tó bá yí pé ọ̀rọ̀ Ibn Taymiyyah yìí la fẹ́ máa lò ọ̀rọ̀ tó lò ní ọ̀rọ̀ tó sí lò ní torí Ibn Taymiyyah dé ẹ mọ̀ gbọ́ ẹjẹ́ tún kà fún ẹjẹ́ tún kà wọ́n ní wa laysa ahadin an yansiba lil ummati shakhsun yad'u ila tariqatihi ní pé kíyàn gbé kalẹ̀ ẹnìkan tí ó mọ̀ pẹ̀sú jọna rẹ̀ wa yuwali alayha yóò sì mọ́ orí ojú ọ̀nà yẹn náà sọ alayha ha kò lọ kò padà lọ sí shakhsu ojú ọ̀nà yẹn gangan tún rí ní wọ́n rí fásí o wọ́n ni wa yuwali alayha wa yu'adi yóò sì so tó yàtọ̀ sí ànábì sallallahu alaihi wasallam so ọ̀tọ̀ tún nílé ọ̀tọ̀ lè tàà kàtẹ́lẹ̀ ọ̀tọ̀ tún ní èyí tí mo tún kànsì èyí tí mo kànsì mujallada láwọ̀kọ́ page 272 èyí tí mo kànsì láwọ̀kọ́ inú majmu' al-fatawa lọ́wọ́ so ilé tí mo kànsì dárò ta'arud al-aqli lọ́wọ́ so Shaykhul Islam wọ́n dádọ̀ mìírí ya padà sí ojú ọ̀nà tẹ́ni ya gbé kalẹ̀ wọ́n ni gọ́yọ̀rọ̀ nabi sallallahu alaihi wasallam tó yàtọ̀ sáà nabi sallallahu alaihi wasallam ok ẹn tó bá ní ojú ọ̀nà kan àbí tó sọ ọ̀rọ̀ kan òtẹ́ ó tí èyàn lè ní ojú ọ̀nà tó yàtọ̀ sójú ọ̀nà Nábì but èyàn sọ ọ̀rọ̀ kan àbómúdájọ́ kan wá àbómú ó ṣe nǹkan kan nǹkan yẹn tán Nábì wá ṣe ni ẹniyẹn wá ń ṣe nítorí pé ẹniyẹn ń ṣe ìtẹ́niyẹn ṣe nítorí pé kí níyẹn jẹ́ òdodo nítorí pé ní tí Ànábì sallallahu alaihi wasallam a ah, ẹni yìí ń tẹ̀lé òdodo ẹni yìí ò lè jẹ́ hizbi kò lè ìgbà tó lè jẹ́ hizbi gbogbo ẹni yìí in ta fi ń ṣe ní pé ọlápóhun ló ṣe ọlápé intẹ́niyẹ ṣe ni a ń ṣe ọlápóhun ló ṣe ọlápóhun ló sọ ábìlìkà sí àwọn afásun náà gbéra wọn kalẹ̀ báyìí Sheikh Rabi gan gbéra wọn kalẹ̀ ń gbé báyìí but Hassan al-Banna tó so ìdán pè ní hizbiya ni so ìdán ibi ta ti lọ ni pé ṣe salafiya hizbi ṣàlẹ̀ pè ní hizbu mo ti ṣàlàyé fún wa tó wáyé pé pẹ̀lú definition hizbu ní hizbu ta àmà lónìí Sheikh Rabi' náà lọ́rọ̀ lórí hizbu ó yẹ ká lè bọ́nà wa gbọ́nà أحسن الله إليكم يقول ما معنى الحزبية وما معنى أن فلان عنده حزبية ومنهم الحزبيون وما هي دعوتهم وما هو منهجهم نعم وبشيخ Rabi' ibn Hadi al-Madkhali ní pé kí ni wọ́n pè ní hizbiyya tí wọ́n bá sọ pé fulanu indahu hizbiyya lágbàjá ní hizbiyya lára a hizbiyya ń bẹ lára lágbàjá kí ni wọ́n gbà lérò àbítán bá ní àwọn wọn ni hizbiyyun àti kí ni manhaj wọn kí ni ojú ọ̀nà wọn so Sheikh Rabi' an fẹ́ dáhùn wọ́n ní gbogbo ẹni tó bá ti yapa ojú ọ̀nà àwọn salaf kullu man khalafa manhaja salaf huwa min ahzabi ad-dalal gbogbo ẹni tó bá ti yapa ojú ọ̀nà àwọn salaf inú àwọn ìjọ anù àwọn ẹgbẹ́ anù ló wà àwọn ẹlẹ́gbẹ́ wọ́n ní hizbi yóò ní májẹ̀mú kò ní nọ́mbà pé tàbá ń sọ pé ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ sẹ́wọ̀n pé dẹ́lò mímọ̀ rò ní pé à bóyá wọn pàtí wọ́n gbọ́dọ̀ jẹ́ political party wọ́n gbọ́dọ̀ ní eh, hadaf tó wà síyàsíyà ní pé wọ́n gbọ́dọ̀ ní political aim ara o wọ́n ni Sheikh Rabi sọ pé Ọlọ́run bá pè àwọn ìjọ tó ti síwájú Ọlọ́run bá pè wọ́n ní ahzab wọ́n ni Ọlọ́run bá tún pè àwọn Quraysh nígbàtí wọ́n kójọ wọ́n ni nígbàtí wọ́n kójọ àti kílùkọ́ rẹ̀ nígbàtí wọ́n kójọ Ọlọ́run bá pè wọ́n ní ahzab ẹ jẹ́ ká tún bẹ̀ gbọ́lẹ̀ kan sí ما في أحزاب وسمى قريش لما تجمع وهم معهم الرسول أحزاب ما عندهم تنظيم نعم وني ọlọ́run bá tún pè àwọn kòríṣ nígbà tí wọ́n kójọpọ̀ pẹ̀lú àwọn tí wọ́n wà pẹ̀lú àwọn òjíṣẹ́ ọlọ́run bá ọlọ́run bá pè wọ́n ní ahzab wọ́n ní kò dí kò sí tanzim ma ń dáun tanzim wọn ò ní strategy kó wà kí nǹkan wà set kí nǹkan ní official formation wọ́n ní wọn wọ́n ní kò sí nínú ṣátẹ̀ mọ́jẹ̀mú àkòsí nínú ṣàrtò májẹ̀mú pé ká tó pè nǹkan ní ẹgbẹ́ kó jẹ́ kó wà officially kílòkọ rẹ̀ officially established officially aligned officially ṣe gbogbo ẹ̀ so kò sí májẹ̀mú ẹgbẹ́ o <laughs> ẹgbẹ́ gbogbo ẹni tó bá ti so tó ti mi pé orí ọ̀nà tó wọ́n ni Ah, wọ́n ní tí ẹgbẹ́ tó bá tiẹ̀ tún wá ní ètò wọ́n ní fa idha eh, tanazama hadha al-hizb izdada su'an wọ́n ní tẹ́gbẹ́ tó bá ti wá ní official formation ó ní official setting ah aburú tún lékún lórí aburú nù ó dàbí àwọn èèyàn sọnù tẹ́lẹ̀ lórí ìsọnù tó tún wá sọnù wọ́n tún wá ní wọ́n tún wá létò àánú tó yapa àkílùkọ̀ rẹ̀ tó yapa tíra Ọlọ́run Ọba àti súnnà òjíṣẹ́ Ọlọ́run Ọba kí wọ́n máa mú ọ̀rẹ́ kí wọ́n máa mú ọ̀tá lórí ẹ̀ wọ́n ní ilé ìgangan ní hizb ṣe n tí Sheikh Rabi sọ sí yàtọ̀ sí tí Ibn Taymiyyah sọ kò yàtọ̀ kò yàtọ̀ sí nǹkan tí Ibn Taymiyyah sọ ẹmọ gbọ́ wọ́n ní ṣe Ibn Taymiyyah ti ẹ̀dàpọ̀ tanzim Ibn Taymiyyah sọ pé an yakuna munazzaman ní wọ́n ni káìnan mankan kullu ibi tẹ́mí àsọ pé kullu so sheikh rabina wọ́n sọ pé wọ́n ni hadha tahazzub eléyìí ìmá sẹgbẹ́ ni walawla minadham kódà bí o bá ní official formation tí wọ́n tó pé rais alẹ́gbẹ́ àní amir àní official kìníkan secretary kíjọmọ́ bàjẹ́ ìjẹ kìníkan àdíní kò nídìí kò sẹ̀ nídìí kan tó lé lẹ́yìn kan tó di ẹgbẹ́ ẹ bọ́lọ̀ wọ́n ní tíyàn bá ti lè gba ìròrí kíròrí fíkìrọ̀ munharifan ìròrí tó sọnù ó wá kọ̀rọ̀ yẹn lé lórí wọ́n ní hádà hizb ilé yẹgbẹ́ ni yálà wọ́n tó àbí wọ́n tó wọ́n fún àwọn èèyàn ní post wọ́n fún wọn post wọ́n ní tó wáyé sí pé ìròrí ẹyọ ìkòrí ẹyọ kan náà wọ́n ní tó sì yapa sí Kùránì àti Sunnah wọ́n ní ìjọ lélẹ̀ ẹgbẹ́ lélẹ̀ wọ́n ní àwọn kèfèrí tí wọ́n ń gbógun ta Nabi sallallahu alaihi wasallam wọn ò ní official formation náà síbẹ̀síbẹ̀ Ọlọ́run bá pè wọ́n ní hizb wọ́n ní kí nìdí torí pé wọ́n ní ẹ̀yàmẹ́yà fún ànù wọ́n sì ń ja òdodo lógun وجادلوا بالباطل ليدحضوا به الحق wọ́n ní wọ́n mú ayà lọ́wọ́ bá pé وجادلوا بالباطل ليدحضوا به الحق wọ́n fi anù wọ́n fi ń jà láti pé kánbà fi fi tí anù dànù ẹ òdodo dànù kánbà fi lè gbá òdodo dànù wọ́n ní ọlọ́wọ́ bá tún sọ pé kadhabat qawmu nuhin wal ahzabu min ba'dihim ní pé àwọn ọjọ́ nuh Ah, wọ́n pè nírọ́ wọ́n pè òjíṣẹ́ Ọlọ́run bá àti in tó mú wá nírọ́ wal ahzabu min ba'dihim àtàwọn ahzabu tó wá lẹ́yìn wọn وعمت كل أمة برسولهم وجاء وجاء بهذا الباطل كلهم الأحزاب من بعدهم wọ́n ní ah, wọ́n ní Ọlọ́run bá ń pè wọ́n ní ahzabu lẹ́yìn wọn ní pé ahzabu tó wá lẹ́yìn wọn wọ́n ní Ọlọ́run bá pè wọ́n ní ahzab sammahum ahzab barakallahu fik wọ́n ní ahzabu ó kó àwọn Quraishi sínú àwọn ahzabu tí Ọlọ́run bá ń fi ń ròyìn àwọn mushri àwọn kèfèrí tó wà láyé Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní àwọn Ghatafan Quraydha wọ́n ní oríṣiríṣi àwọn ìdílé oríṣiríṣi àwọn ìdílé ló wà wọ́n ní wọn ò ní ètò wọn ò ní official formation náà ṣe máa mọ́lá àhìzá ṣọ́bẹ̀ sọ́rọ̀ sọ́rọ̀ tẹ́lẹ̀ àhìzá wọ́n ni ọlọ́wọ́ bá sì pè súra yẹn ọlọ́wọ́ bá pè ní suratul ahzab ní pé gbogbo wọn kójọpọ̀ ọlọ́wọ́ hizb ọlọ́wọ́ bá sọ wọn ní ahzab ọlọ́wọ́ bá tó wọ́n sọ súra yẹn ní ahzab wọ́n ni ṣe irú ahzab wo ni ṣe irú ẹgbẹ́ wo ni táwọn ẹgbẹ́ tí wọ́n ní ètò tó ní olórí tó ní gbogbo ẹni wọ́n ní kò sínú májẹ̀mú pé ká tó pè nǹkan ní ẹgbẹ́ wọ́n gbọ́dọ̀ lórí wọ́n gbọ́dọ̀ lámírù wọ́n gbọ́dọ̀ ní kíní wọ́n ní kò sínú májẹ̀mú rẹ̀ wọ́n ní tí yẹn bá gbàgbọ́ ní àwọn ìròyí burúkú bí fíkìrìhì bátìlà ليس من شرط الحزب أن يكون منظما إذا آمن فكرة باطلة وخاصة من أجلها وجاء وني وخاصة من أجلها طوان جاني توري يروريه تين تين جين يعني توريره هذا حزب وزي موري هذا حزب يجب هذا حزب فإذا جاد ذلك تنظيما واني دلي با تباتوا تباتوا اللي كنوا لي إن كان يتوا اللي تو واللو لوري وان لاميرو وان نكني آه مالك المضيق والجنة الأموال وإلى آخرين وما كان وإلى آخرين barakallahu fiik wal jannatu al amwal wa ila akhirih wọ́n ní wọ́n tún wọ́n ní wọ́n ní owó wàlàkí wọ́n ní wàlàkí wọ́n information wọ́n ní wọ́n ní financial setting gbogbo ẹ̀mọ́ra wọn wọ́n ní eléyìí ó tún wọnú hizbiyya a ma'ana fi hizbiyya eléyìí tún ó kóra ya wọnú hizbiyya wọ́n ní ó wọnú àwọn ìjọ anù wọ́n ní àwa àwàlẹ̀ àdùbìlá àwa ìsọ́dí ọlọ́wọ́ bá sẹ́wọ́ gbogbo àwọn ọ̀rọ̀ yìí gbogbo àwọn ọ̀rọ̀ yóò jẹ́ kó yẹ hàn sí wa pé tán bá sọ pé hizbiyya láyé sí tán bá ń sọ pé hizbu nísìnyí hizbu generally ẹgbẹ́ tán bá ní ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ yes salafiyya ẹgbẹ́ náà lòun náà bí ma'ana lugha bí ma'ana èdè but tó bá ti jẹ́ terminology tí Sheikhul Islam ta play fún wa yìí Sheikhul Islam lọ́rọ̀ àtà Sheikh Sal Fawzān àwọn ní àwọn ní definition hizbiyya ó kọ́lá wọ́n nù tíra Al-Ajwibatul Mufīdah

hizbiyya nìyẹn so tàbá ti wá mọ́ ilé ìbéèrè tó túnkù ni pé ṣebí sàlàfíyà náà ẹgbẹ́ nínú àwọn ẹgbẹ́ yòókù náà ni kí ta fi gbọ́dọ̀ tẹ̀lé òun ṣebí hizbu kan nínú àwọn hizbu náà lòun náà àti kọ́kọ́ sàlàyé pé tó bá yí pé ní tàà ń sọ ni pé ẹgbẹ́ generally ní ìtumọ̀ lọ́gọ́ pé ẹgbẹ́ ẹgbẹ́ wọ́n máa ń pè sàlàfíyà ní taifa wọ́n máa ń pè wọ́n ní hizbullah àbí wọ́n máa ń pè wọ́n ní alfirqatu najiyah so àtàwọn ókọ àwọn ókọ àwọn ókọ tó dáa tó ma ń pè wọn tàà ti ṣàlàyé fúnra wa sẹ́yìn so a kílódé tó fi wá sí pé sàràfíà lè máa títẹ̀ òun náà bí àwọn ẹgbẹ́ yòókù tó sì pé àwọn sọ pé àwọn yòókù lẹ́gbẹ́ sàràfíà òun òun lágbọ́dọ̀ máa tẹ̀lé ẹ jẹ́ ká gbọ́ irú ìbéèrè yìí gẹngẹn wọ́n bí وحكمها حكم بقية يزعم بعض الناس أن السلفية تعتبر جماعة من الجماعات العاملة على وني ní àwọn èèyàn máa ń sọ pé ní pé sàlàfíyà a ma kakún bí àwọn àwọn jama'at àwọn ìjọ ìjọ náà ni wọ́n ní tó sì pé àwọn jama'a tó ń ṣiṣẹ́ ní pé ìdájọ́ tí ẹ náà ìdájọ́ àwọn jama'a tó kù náà ni ìdájọ́ sàlàfíyà pé ìdájọ́ àwọn jama'a má ṣe ẹgbẹ́ kankan má ṣe dé mi ò sí lẹ́gbẹ́ kankan ẹ má wo ẹ má wo ẹ má wo àwọn àwọn ọ̀daràn yìí tẹ́ mọ́ sọ pé à má fi ààyè ti ṣẹgbẹ́ kankan má ṣẹgbẹ́ kankan ìkanú wọn ní àìpẹ́ iná ni ó ń sọ pé mùsùlùmí lè mi má fi ààyè ti ṣẹgbẹ́ hmm, kankan lẹ́yìn lẹ́yìn tó sọ bẹ́ẹ̀ tán lọ́tún wọn sọ pé súfí lòun ó fẹ́ máa fi làákà àwọn èèyàn àwọn èèyàn fẹ́ máa fi làákà àwọn èèyàn ṣeré wọ́n fẹ́ wọ́n tí àwọn pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà fi lè pé ah, ẹ̀mọ̀ pé guilty conscience yẹn máa wà àwọn èèyàn pé ah, ẹ̀sìn táwọn tó wá padà yá tó bá sọ fún ẹ pé à ah, mọ́fẹ́ ààrẹ ti síbẹ̀ kankan tó bá padà yá fún ààrẹ nítorí wọ́n ni ẹ eh, Sufi lòun Sufi ní kìní kankan orísìí bá sí máa ń fi láàkà àwọn èèyàn sẹ́rẹ́ náà ṣùgbọ́n wọ́n sí ìdájọ́ rẹ̀ ìdájọ́ àwọn sàràfíyà náà ìdájọ́ àwọn jẹmọ́ tó kù náà ni àwọn ẹgbẹ́ tó kù náà ni àwọn àbáwọn ìjọ tó kù náà ni wọ́n ní kí ni ah, in ti ẹfẹ́ sọ sílẹ̀ هذا كما ذكرنا الجماعة السلفية هي الجماعة التي على الحق wọ́n ní eléyìí wà gẹ́gẹ́ bá ṣe sọ ni pé ìjọ sàlàfíyà ni ìjọ tó wà lórí òdodo وهي التي يجب الانتماء إليها والعمل wọ́n ní èun ló pọn dandan ẹ máa gbọ́n tí Sheikh sọ àti sọ lẹ́nà sẹ́yìn wọ́n ní òun ló pọn dandan kí èyàn máa fi ara ẹ̀ tì sí ẹ̀ka tó ń gbọ́lẹ̀ kan sí وهي التي يجب الانتماء إليها والعمل معها وني كان سي ما سي سي بيلو اون لو بون دادا كان ما في رايتي سي كو سي ما في سي بيلو الانتساب إليها اتكي وما عداها من الجماعات يجب آه، يجب ان لا يعتبر من من آه، يعتبر من جماعات الدعوه wọ́n ní gbogbo tó bá ti yàtọ̀ sí sàràfíyà èyàn gbọ́dọ̀ kákúnnú eh, àwọn ìjọ dáwà so jama'atu tabligi ni táwọn tẹ̀ tún fi jama'a sí iwájú ọkọ̀ wọn jama'atu li ikhwanil muslimin ni ẹgbọ́ àbá ní gbogbo tó bá ti yapa wọn يجب ألا يعتبر من من لا يعتبر من جماعات الدعوة ni يبودو gbọ́dọ̀ kàn wọ́n kún يبودو dáwà yóò gbọ́dọ̀ kàn wọ́n kún àwọn لأنها مخالفة تربي وان يابا كيف نتبع فرقة مخالفة بو لازم تلي جو تو يابا bó ní gbogbo ó ṣe correct lẹ́yìn bàtà nẹ́bí sallallahu alaihi wasallam sọ pé à 72 wà nùnà bó ní gbogbo èyàn ó ṣe correct لجماعة أهل السنة لجماعة أهل السنة وكيف نتبع فرقة مخالفة لجماعة أهل السنة wọ́n ní bó láti máa tẹ̀lé ìjọ tó yapa sí jama'a ahlus sunnah وهدي السلف الصالح أتي وجونا وسلف ريري ما خالف جماعة السلفية إنه جماعات مخالفة لمنهج الرسول صلى الله عليه وسلم وني àìjọ ọkùnrin ní àpá sàlàfíyà àfi kó sí pé ó yapa ojú ọ̀nà ànábì òjíṣẹ́ ọlọ́run ọba ni wọ́n ni wọ́n yapa tí òjíṣẹ́ ọlọ́run ọba wà lórí ẹni àtàwọn sàhábà rẹ̀ فقول إن, إن الجماعة السلفية واحدة من الجماعات الإسلامية wọ́n ní ọ̀rọ̀ tán sọ pé à ah, sàlàfíyà náà bí àwọn ẹgbẹ́ yòókù náà lòun náà ṣe rí má ṣẹgbẹ́ kankan má ṣẹgbẹ́ kankan má fira rẹ̀ ti ṣẹgbẹ́ kankan má fira rẹ̀ ti sáwọn ẹgbẹ́ kankan pé ìtumọ̀ ẹgbẹ́ ń bẹ̀ wọn ni pé àwọn ẹgbẹ́ tó ti sìn àwọn tán títẹ́ sí pé alwàláwà àti albarọ́ wọn lórí tó yàtọ̀ sí tọ́nà ọba sọ àti tán nẹ́bí sallallahu alaihi wasallam àti tán sálàfíwà lórí ẹ̀nà mali but ní pé kí wọ́n ká sàlàfíyà náà kún in àyìn tí ò من الجماعات الإسلامية هذا غلط الجماعة السلفية هي الجماعة الوحيدة وني إليا سيسيني هذا غلط قول إن, إن الجماعة السلفية واحدة من الجماعات الإسلامية هذا غلط وني كي هون سوكوها إقبال sálàfí náà ẹgbẹ́ kan nínú àwọn الجماعة السلفية هي الجماعة الوحيدة وني إيه إيه sálàfíyà سلفية ìjọ ẹ̀ọ̀kan يوكسوسو التي يجب اتباعها والأخذ والسير على منها wọ́n ní kíyàn gbọ́dọ̀ máa tẹ̀lé kíyàn sì máa àrin lórí tí wọ́n wà lórí ẹ̀ kíyàn sì kóra rẹ̀ papọ̀ mọ́ wọn àti kíyàn máa bá wọn ṣe jihad papọ̀ wọ́n ní gbogbo tó bá ti yàtọ̀ sí ومن أعداها المسلم ومن أعداها فإنه لا يجوز للمسلم an yanzamma ilayhi wọ́n ní ẹni tó bá ti wá yapa sí kò tọ́ fún mùsùlùmí láti kóra rẹ̀ papọ̀ mọ́ innahu mukhalif torí kó yapa hal yarda al-insan an yanzam ila al-mukhalifin wọ́n ní ṣé èèyàn fẹ́ yọnú sí pé kó kóra rẹ̀ papọ̀ máwọn tó yapa ni ṣé wọ́n yọnú sí kó kóra rẹ̀ papọ̀ máwọn tó fẹ́ yapa ni àwọn tó yapa nabi sallallahu alaihi wasallam ìwọ yọnú sí kó kóra rẹ̀ papọ̀ الراشدين المهديين من بعد wọ́n ní Ànábì sallallahu alaihi wasallam sọ pé ó dọ̀wọ́ yín pẹ̀lú sunna mi àti sunna àwọn àwọn khalifa ar-rashidin àwọn tó mọ̀nà àwọn tó sì pé àwọn tó ma tó ma tó wà lórí ọ̀nà lẹ́yìn mi sallallahu alaihi wasallam الفرقة الناجية من كان على مثل ما أنا عليه اليوم وأصحابي wọ́n ní Ànábì sallallahu alaihi wasallam tó wọ́n sọ nípa al-firqa an-najiya pé àwọn tán wá wà lórí nǹkan tí òun wà lónìí àti àwọn sàhábà wọn هل يريد الإنسان النجاة ويسلك غير طريقها يسلك غير طريقها الفرقة الناجية من كان على مثل ما أنا عليه اليوم أصحى هل يريد الإنسان النجاة ويسلك غير طريقها؟ وني آه، آه، سي يلي في lè fẹ́ wá àkílùkọ في èèyàn نجاه fẹ́ wá najat في bá fẹ́ là kíyàn wá kó fẹ́ là kó wá máa rin ojú ọ̀nà ترجو النجاة ولم تسلك مسالكها وني ترجو النجاة ولم تسلك مسالكها إن السفينة لا تجري على اليبس inna safinata la tajri ala al-yabs wọ́n ní òun wá ìmọ̀nà òun wá bó ṣe là ó sì ní ojú ọ̀nà rẹ̀ òun wá bó ṣe là ọlọ́n jókòó ti kọ̀rọ̀dọ́ ìwó wájú ẹni tí ó jẹ kó ànù tíyàn wà lórí ẹ̀ tí ó jẹ kó dùn ìmáyàn tí ó fẹ̀mí yàn balẹ̀ pé àwọn ilé ìhùn gan bẹ́ẹ̀ bá ń ṣẹbọ pẹ̀lú Ọlọ́run gan wọ́n lè wá bí wọ́n ṣe dán mọ́ná èyàn lè gbà wọ́n fọ̀háyà pẹ́tọ̀ àwọn kan ń ṣẹbọ ẹbá wọn dán pé orí òdòdó náà wà àwọn ilé ìwọ̀n tún wọ́n wà wọ́n rí nǹkan sọ ah, bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àwọn ṣí àtò ipé àwọn tí wọ́n sọ pé Kùránì ó ti yí tó rí pé àwọn òròrí wọn àwọn àfáà kàfàrà wọn láwọn tó kàfàrà wọn náà ni Sheikh so ó Salih Fawzān láti gbọ́ tí ẹ ma sọ pé à ah, kí ló ti ẹ̀dá sálàfíà ọ̀tọ̀ sí ẹgbẹ́ náà ní gbogbo ẹ̀ ẹgbẹ́ náà ní ni ká fi gbogbo ẹgbẹ́ lẹ̀ Sheikh Uthaymeen ní ká má fi gbogbo ẹ̀ kódà Sheikh Uthaymeen tó dákọ sálàfíà gan bá tán dákọ rẹ̀ ah, of course audio wà audio wà tí Sheikh Uthaymeen dákọ gbogbo ẹ̀bẹ́ ẹni táwọn sọ fún wọn ni pé audio Sheikh Uthaymeen yẹn kí ni wọ́n sọ àwọn náà ń sọ pé ojú ọ̀nà sálàf ojú ọ̀nà sálàf ṣùgbọ́n nǹkan kan ni Sheikh Uthaymeen ṣe tí ó wà mọ̀sáàg tí ó sọ pé sàlàfíyà kalhizb ojú ọ̀nà sálàf ọ̀tọ̀ <laughs> so iná ti so kọ́tọ̀un zọ́hìr kọ́tọ̀ tó wà but wa illa wa illa a sheikh uthimin sheikh uthimin wọ́n láwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó pọ̀ tó wípé àwọn gan ṣe hasu lórí sàlàfíyà àwọn gan a ti play fún wa lára rẹ̀ but àwọn aláwọn tán jẹ́ tí wọ́n jẹ́ ni ànù àwọn ibi tí wọ́n mọ̀ sásí ṣe rí àwọn bàbá yìí wọ́lá ìkòyẹ kíyàn rí wọn pé ẹni ànù ni wọ́n àwọn bàbá yìí àwọn gan ni òkúmúlérò ìmọ̀nà àwọn gan ni bí ọlọ́run bá fi wọ́n ṣe bí àtùpà but aláwọn ọ̀tọ̀ ọlọ́run gan kódà ọ̀rọ̀ ànábì wọn lò ẹni tí ó fẹ́ gbòlòlò yóò lọ́rọ̀ ànábì ẹni tí ó fẹ́ gbòlòlò kódà yóò lò ọ̀rọ̀ ọlọ́run bá gan so ẹni tí ó fẹ́ gba òdodo gan yóò lò ọ̀rọ̀ ọlọ́run bá gan wọ́n àwọn tó ipé wọ́n burú lé wípé wọ́n sásíbí ọ̀rọ̀ náà bá ẹwọ́n rò pé wọ́n ní sásíbí ọ̀rọ̀ àwọn afá a ń bèèrè tà sí àwọn afá èèyàn ni wọ́n wọ́n lè sàìsí so kò yẹ kó jọ̀yìn lójú pé wọ́n rọ̀rọ̀ afá mú wa èmi ò rẹ́ nìkan èmi ò rẹ́ nìkan tí ń pèpè sí ànù lónìí kódà nínú àwọn tán tó fẹ́ máa ń ṣe ẹbọ lọ́sọ̀ gan bẹ́bọ́ sí hàn tó pẹ́ ẹbọ sínú Islam kò sí tí wọn kí justify jálàbí ni wallahi wọ́n justify jálàbí pẹ̀lú ọ̀rọ̀ annabi sallallahu alaihi wasallam wọ́n mọ́ justify ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ annabi wọ́n mọ́ justify bí jálàbí sí hàn tó pé jálàbí ò sínú islam pé kí ẹmọ owó sẹ́kọ̀ sínú islam kí ẹmọ sọ pé òun mọ́ tí ó ṣẹlẹ̀ sẹ́yìn ẹwọ́ bó sí hàn tó fa so kí wá ní wọ́n wá pí ọ̀rọ̀ àfáà kan fún ọ pé nǹkan báyìí báyìí báyìí tẹ́yìn wá gbátànjẹ pẹ̀lú ẹ̀ pé àwọn ti pí ọ̀rọ̀ sẹ́kọ̀ tèmí pé kíníkà kíníkà sẹ́wọ̀n kan so yes Sheikh Uthaymeen sọ ń pé má bá ẹgbẹ́ kankan sí ó dá Sheikh Uthaymeen dákọ̀ sàlàfíyà síbẹ̀ but ibi tẹ́tì mọ̀ pé àkọ́tọ̀ wọn bá yìí nílé Sheikh Uthaymeen wọ́n ń ṣe ìyàtọ̀ láàrin kìí ṣe èmi gan kọ́ mọ́ wọ́n sọ pé àkọ́tọ̀ wọn bá yìí nílé Sheikh Uthaymeen wọ́n sọ pé wọ́n ṣe ìyàtọ̀ láàrin ojú ọ̀nà sàlàfíyà àti <laughs> àti sàlàfíyùn àbí wọ́n ṣe ìyàtọ̀ láàrin sàlàfíyà gan àti hadiyu sàlàfí hunaka salafiyatun kal jama'a wala alla bóyá excuse yẹn lè fún bàbá ni pé ah bóyá wọn kan wa se wọn kan wọn kan wa tan pé àwọn salafin to to tí wọ́n ní gulu gẹ́gẹ́ àwọn haddadiya bóyá wọn kan wa to so bóyá wọn la wọn rí àwọn terrorist aha bóyá bí àwọn terrorist àwọn man pé àwọn salafin yẹn bóyá lè fún bàbá le excuse yẹn pé kíni bo wa illa bàbá la ọ̀rọ̀ tó pọ̀ tan sọ pé salaf salaf wọ́n sọ pé salafiya tan tin pé pé salaf tan me pé salafiya so but audio wọn kan wa tó gbajúmọ̀ bayan táwọn táwọn ẹni anu man lò àwọn tó fẹ́ desin ru but gbogbo ilé kò yẹ kó jẹ́yàn jálàbí àwọn èèyàn defend jálàbí wallahi àwọn èèyàn defend ẹbọ àwọn èèyàn defend ẹbọ báyìí àwọn èèyàn gba doctora ní azhar wọ́n sì ń defend kéèyàn máa bọ sàárì wallahi wọ́n kọ tíra nítorí ẹ̀ tíra kan àti wọ́n kọ naqdu islam ẹ̀yìn ò abu nákùdù nàwákìdì islam nápọ̀kọ̀ tíra yẹn ó dá ọwọ́ ẹni tí mo ti kọ́kọ́ tíra àgbàfà súfí ni lára wọn tọ̀rí kọ̀ ní ọwọ́ rẹ̀ mo ti kọ́kọ́ rí tíra yẹn báyìí òun ti ẹ̀tún ní ìtàn tẹ̀ jáde ìtàn tẹ̀ pẹ̀lú pálí báyìí nákùdù nàwákìdì islam wallahi tíra yẹn báyìí wọ́n gbé ẹbọ lẹ́yìn mo tún ká mo ká mo ká àwọn kan mo tó ní wọn ò pé ah, àwọn kìíní ìkílẹ̀ ju wallahi orí defense ó rí anù defend pẹ̀lú anù náà mọ́ sọ rí pé ó rí defend tó jòdòdó ó rí defend nákùtù na wákìlì islam <laughs> so àṣọ ẹmọ́ so bó sì jẹ́ nìyẹn so eré yóò fi hàn wá pé kílùkọ rẹ̀ àsàlàfíyà òun ni òdodo kílùkọ rẹ̀ tabasi risfa sàlàfíyà gẹ́gẹ́ bí ẹgbẹ́ èyí tá general linguistic meaning ìtumà rẹ̀ lédè but ẹgbẹ́ gẹ́gẹ́ pẹ̀lú ìtumà tàà ti fún wa yìí a sàlàfíyà bọ́ kwakó ń bẹ̀rọ àwọn afá sí wọ́n ń bẹnu àtẹ́lú ìṣẹ́gbẹ́ gbogbo àwọn afá súnnà wọ́n ń bẹnu àtẹ́lú ẹgbẹ́ síbí tó mú Sheikhul Islam náà Sheikhu Thaymeen náà kó gbogbo ẹ̀pàpọ̀ nìyẹn Sheikhul Thaymeen gbogbo fátọ́ àwọn tẹ́ bá àwọn òfaramọ́ àwọn òfaramọ́ gbogbo ìtàsí ma ń sọ nínú fatwa wọn nìyẹn ma tẹ̀lé ìtàwọn sálàfù wà lórí ma tẹ̀lé ìtàwọn sálàfù wà lórí so ẹjíká bọ́ báwọn afá sí ma ń bẹnu àtẹ́lú hezbiya ẹjíká gbọ́rọ̀ Sheikh Uthaymeen gangan fúnra wọn ọ̀rọ̀ tàbátẹ̀ fẹ́ pílẹ̀ ọ̀rọ̀ Sheikh Uthaymeen pa hezbiya à ní kò ń bí lónìí ọ̀rọ̀ tí wọ́n pọ̀ gan tó ma ń ṣe má à nídi ẹgbẹ́ kankan nǹkan sí kíyàn dẹ̀gbẹ́lẹ̀ má so التي لا تريد إلا انتصار رأيها سواء كان بحق أم بباطل فإنه لا يجوز الانتماء إليها وني أما أجربواني أما جماعة الحزبية وني àwọn ẹgbẹ́ التي لا تريد إلا انتصار رأيها àyí tó sì pé kò sí tó fẹ́ sí jù pé ó fẹ́ gbé ìròrí rẹ̀ lé ẹ̀yìn lọ سواء كان بحق أم بباطل yálà pẹ̀lú òdodo ni àbí pẹ̀lú ànú wọ́n ní kò tọ́ kéèyàn fi ara ẹ̀tì síbẹ̀ wọ́n ní torí pé léyìí ó kó sínú ìmọ̀ bọ́rẹ̀ ẹni kó ha ẹ wo hikima kan tí Sheikh Uthaymin wọ́n fi ara ẹ̀tì sí àwọn ẹgbẹ́ àwọn ẹgbẹ́ àwọn ẹgbẹ́ anù wọ́n ní ó máa jẹ́ kéèyàn bọ́ pákó Islam ni ọ̀rọ̀ tó very accurate so ẹ wo kéèyàn fi ara ẹ̀tì sí àwọn ẹgbẹ́ àwọn ẹgbẹ́ anù ó máa jẹ́ kéèyàn ṣe bàárọ̀ àkó níbi ẹgbẹ́ Islam ni kò sì الجماعة الحزبية wọ́n ní kí wọ́n máa ní lọ́yọ́tì fáwọn ẹgbẹ́ anù àwọn ẹgbẹ́ التي فيها التفرق wọ́n ní àwọn ẹgbẹ́ tó sì pé ìpínyà wà ń bẹ tá máa ń sọ tafarruq ní tágbà lérò pẹ̀lú tafarruq òun pé kí wọ́n pínyà kó ń bí òdodo ni o Ànábì sallallahu alaihi wasallam ó ti sọ fún apá pínyà kò sí tàti fẹ́ ṣe kò sí tàti fẹ́ ṣe kí pín mọ́sẹ̀lẹ̀ bí wàgbẹ́ni tí ń sọ pé kálìkì yà mọ́sẹ̀lẹ̀ tó rà nípsà láti ti sọ pé a ah, pín yà kò sí dáfẹ́sẹ̀ sí but in gan pín tafarruqu gangan in ta nẹ́bí wọn sọ fún wa وقد قال الله تعالى إن الذين فرقوا دينهم وكانوا شيعا لست منهم في شيء wọ́n ni ọlọ́run bá ti sọ pé àwọn tí wọ́n jẹ́ kílòkọ́ rẹ̀ àwọn tí wọ́n pín ẹ̀sìn wọn tí wọ́n díwá di ẹgbẹẹgbẹ́ ìwọ lára wọn so Sheikh Uthaymeen wọ́n bẹ̀rẹ̀ sí ka àwọn ayà lọ sí dídí ìgbẹ̀yìn clip yìí ẹ jẹ́ ká tún gbọ́ Sheikh Ahmed bin Yahya An-Najmi ẹ jẹ́ ká gbọ́ àwọn náà ní pé nígbàtà ti gbọ́ pé ẹgbẹ́ ẹgbẹ́ ò dáa kí ẹmọ̀ ẹgbẹ́ ò dáa ẹgbẹ́ ò nídìí kéèyàn ní olórí kóṣẹ̀ létò kóṣẹ̀ ní gbogbo àwọn tán bá kóra wọn jọ lórí tó yàtọ̀ sí tíra Ọlọ́run tó yàtọ̀ sí súnnà nẹ́bí sallallahu alaihi wasallam tó yàtọ̀ sójú ọ̀nà àwọn salaf tí wọ́n láwọn ètò tí wọ́n náà tán láwọn nǹkan tán gbé kalẹ̀ ẹgbẹ́ ni kìníyàn ẹgbẹ́ kìníyàn ẹgbẹ́ ni ó mọ̀ jẹ́ wọn bá máa lamir so mọ̀ gbọ́ nǹkan tí wọ́n bí Sheikh Ahmed bin Yahya Najmi wọ́n ni wọ́n bí Sheikh Ahmed bin Yahya Najmi pé sí àwọn jama'at iftiraq وواتي مع حديث افتراق so حديث افتراق يعني حديث النبي صلى الله عليه وسلم pé ثنتين وسبعين في النار وواحدة في الجنة so ní pé 72 wà nínú ẹyọkan náà ló wà nínú aljanna so wọ́n bi wọ́n pé ṣé àwọn náà wọnú hadith iftiraq wọ́n wọnú àwọn ẹgbẹ́ tí wọ́n pín àwọn ẹjọ́ tí wọ́n pín wọ́n ni bẹ́ẹ̀ ni wọ́n ní ṣe gbogbo àwọn jama'a tabligh àti ikhwanul muslimin dakhilatun illa al-jama'a as-salafiyyah wọ́n ní gbogbo àwọn jama'a ẹgbọ́rọ̀ bàbá lẹ́kan sí wọ́n ní gbogbo jama'a alékún ni jama'a salafiyya ní pẹ̀lẹ̀ gbogbo jama'a nafila ni a nídìí قول النبي صلى الله عليه وسلم وني àwọn tó wà lórí manhaj salaf nítorí ọ̀rọ̀ nabi sallallahu nabi sallallahu alaihi wasallam sọ pé hum alladhina ala mithli ma ana alayhi wa ashab àwọn ni wọ́n wà lórí nǹkan irú tí mo wà lórí àtàwọn sahaba mi فكل الجماعات مستقل ومستكثر wọ́n gbogbo àwọn jama'a wọ́n ni wọ́n dáwà pẹ̀lú ara wọn wọ́n dá pẹ̀lú rọrí ẹni wọ́n sì ń pọ̀ sí كفارهم الشرك الأكبر wọ́n ní gbogbo àwọn jama'a yòókù gbogbo lórí àlórí àlórí ànù èyí tó lè tóbi jù nínú ànù tán lè wà òun náà ni ìṣẹbọ pẹ̀lú Ọlọ́run Ọba àti bídá Allahu akbar Allahu akbar Sheikh Yahya Najmi eh, Sheikh Ahmed ibn Yahya Najmi wọ́n sọ pé a ah, in bẹnu bídá yìí tó jẹ́ mukaffir tó sì jẹ́ mufassiq eléyìí a níbi kíyàn wá kíyàn gbọ́ súnnà yìí wàlá ibẹ̀ ni ó ti mọ̀ pé àánú láwọn jàbàtàrà lórí kìí ṣe bí kíyàn máa tẹ̀lé kọ̀rọ̀ òyìnbó ṣe ẹmọ tó kó báwọn èèyàn ni pé gbogbo àwọn tán ti ṣe islam rọ̀ yìí náà tán ti rọ̀ gbogbo àwọn captain àjíyà tán ti sọ islam di pẹ̀tẹ̀ tán ti islam nígbà táwọn èèyàn wá rí pé ah sí islam náà ni jàbàtà wá dé pẹ̀lú àṣejù ìbà tó ń dé pẹ̀lú àṣejù àwọn òkè ah eléyìí ló bọ̀ tí yà bá gbọ́ sàlàfíyà àkìkíyà yẹ wallahi kò sẹ́ni tí ó tàn yẹn jẹ kò sí nǹkan tí wọ́n fi tàn yẹn jẹ ẹgbọ́rọ̀ bàbá ilẹ̀ kan sí shirkul akbar wọ́n ní in tó tóbi jù nínú àánú tó lè jẹ́ àánú wọn òun náà ni ẹbọ àti bídá wọ́n ní o ń bẹnu bídá èyí tó lè sọ̀yàn di kèfèrí ó sì ń bẹnu rẹ̀ tó lè sọ̀yàn di pẹ̀kí náà so ọ̀rọ̀ sheikh uh, ahmed bin haya najmi ẹ ma wọ ọ̀rọ̀ baba bin baz so yẹ ká tún wọ ọ̀rọ̀ baba bin baz wọ́n bí baba bin baz fatwa lele èyàn lè rí nínú lórí mọ́kín àwọn kò nagun rárá so èyàn lè rí lórí website baba bin baz èyàn kíyàn bá kan sáti kọ ma hiya al-hizbiyya so kọ́lá tí ìwà kọ ma hiya al-hizbiyya sórí google yóò gbé wa yóò gbé wa an bèèrè tàbí àtọ̀wọ́n sọ reference ẹ̀ fún wa èyí ta fẹ́ ka ẹ̀ wà ní majmu'ul fatawa wa maqalat lè Sheikh bin Baz mujallad ẹlẹ́keje page 182 mujallad ẹlẹ́keje page 182 ẹmọ gbọ́ntán bí bàbá wọ́n ní ẹmọ wo ẹsẹ mọ̀kọ́rọ̀nà láàrin ọ̀rọ̀ tán sọ lọ́ọ̀rin ọ̀rọ̀ tí Sheikh Ahmad tàṣẹ pọ́tàn àtọ̀rọ̀ bàbá bin Baz wọ́n ní bimadha tansahuna ad-du'a wọ́n ní kílẹ̀ ń fún àwọn olùpẹ̀pẹ̀ hiyala mawqifihim min al-mubtadi'ah nípa bóò ní ìṣẹ́sí wọ́n sì jẹ́ nípa àwọn oníbíwà kàmà nárùjù bákanáà àwọn kan lọ́dọ̀ min samahatikum látọ̀dọ̀ ọlọ́lá yín a tawjiha nasihatin khassa ní pé kẹ́ dáadú ìmọ̀ràn tó wà specific ila shabab sáwọn ọ̀dọ́ alladhina yata'atharuna bil intima'at tí àwọn orísìírísìí àwọn àkójọ àwọn ẹgbẹ́ náà sọ yẹn tó ń lapa lára wọn alhizbiyya àwọn àkójọ ẹgbẹ́ almusamma bid diniyya nígbàtí sheikh tán sàlàyé ọ̀rọ̀ bídá tán dáhùn ìbẹ̀rẹ̀ aláwọ̀kan wọ́n ni amẹ́lì ti ma á tó ilẹ̀ al-ahzab ẹ̀rí kí ẹ ma fi ara ti sáwọn ẹgbẹ́ al-muhdatha tó ti pé ẹgbẹ́ àdádálẹ̀ ni wọ́n falwajibu tarkuha in tó jí ọ̀rọ̀ yẹn ni pé kíyàn gbé ilẹ̀ wa an yantami al-jami' ní pé gbogbo èèyàn kó ma fi ara ti ila kitabillah lọ sí ibi tíra ọlọ́wọ́ wa sunnati rasuli àti sunna òjíṣẹ́ rẹ̀ wa an yata'awanu fi dhalika bi sidqin wa ikhlas kan sì máa ran lọ́wọ́ pẹ̀lú lórí ilé so ó túnmọ̀ pé a lè ran lọ́wọ́ lórí salafiya a lè ṣe meeting lórí salafiya kódà èèyàn lè appoint àwọn èèyàn pé à ah, ẹ̀mọ̀ ṣe báyìí kíyàn tún yan olórí gan fún wọn tó bá ti jẹ́ pé lórí kín lórí salafiya lórí salafiya but o ń bẹ náà olùmọ́nà tí wọ́n gbá gbogbo ẹ̀yẹn náà wọlé o torí gbogbo tí ó bá sáà ti lìdì sẹ́gbẹ́ ìbẹ̀ náà olùmọ̀ tán máa tako gbogbo ẹ̀ pé àníṣẹ́ ẹ má ṣe kankan ẹ má yàn pé ẹfẹ́ yàn kankan but èyí táwọn afá máa náà ni pé lópin ìgbà tó wáyé sí pé bábí nísìn afẹ́ gbẹ́ bọ́ àníà ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn báyìí aláwọ̀kọ́ lórí iṣẹ́ tó bá tọ́lọ́wọ̀ bá mú kìí tó wá sí pé wọ́n aṣẹ ìgbófin tuntun kalẹ̀ pé tọ́ ẹ̀yìn bá mú tó èyàn gbófin tuntun kalẹ̀ gbogbo ẹ̀ náà tó wá jẹ́ lórí sàlàfíyà lórí dáadáa wọ́n ni wa an yata'awanu kan lọ́wọ́ fi dhalika bi sidqin wa ikhlas wa bi dhalika yakununa min hizbillah ẹmọ gbọ́n tí wọ́n sọ ẹmọ gbọ́n tí sheikh ibaz sọ gbogbo tí min hizbillah الذي قال الله فيه سبحانه في آخر سورة المجادلة يتلون بصن إنه إبين سورة المجادلة أي وبرع وعفوز يتسعى أما أرى وين ينو بسمن يقناني بس يقنا لرى وين يقى wọ́n ni ọlọ́wọ́ bá sọ pé ala inna hizballahi humul muflihun ní pé a ah, ìjọ tọ́lọ́wọ́ bá ẹgbẹ́ tọ́lọ́wọ́ bá ní ó jèrè wọ́n ni ah, ba'da ma dhakara sifatahum al'azima lẹ́yìn bá tọ́lọ́wọ́ bá dákọ ah, ìsẹsí wọn àbí ìròyìn wọn tó tóbi fi qawlihi ta'ala ìtọ́nà ọba ti sọnù nafsu sura wọ́n ni la tajidu qawman yu'minuna billahi wal yawmil akhir yuwaduna man hadda allaha wa rasulahu ẹ̀yẹ̀ ní ilé àwọn èèyàn kátán gbàgbọ́ ní Ọlọ́run Ọba àtòjíṣẹ́ rẹ̀ kí wọ́n máa mú ومن صفاتهم عظيمة ونينو يروي وتلتبي ما ذكره الله في سورة الذاريات انتنا بصو أنينو سورة الذاريات يقول إن المتقين في جنات وعيون آخذين ما آتاهم ربهم أوينه وما دمو انتنا بعفوا إنهم كانوا قبل ذلك محسنين سواجو إليك ولسلادان سواجو كالي الله باتوسو كالي وطموتوا على الإلادايا كانوا قليلا من الليل ما يهجعون ونجي النور نما فينسون وبالأصحار هم يستغفرون تبطن ديوسا وتموافره وفي أموالهم حق للسائل آه، والمحروم wọ́n ní fahadihi sifatu hezbollah wọ́n lélẹ́ ní àwọn òròyìn ìjọtọ̀lọ́wọ́ bá wọ́n ní la yatahayazuna ila ghayri kitabillah wọn kí dìra wọn má in tó yàtọ̀ sí tíra ọlọ́wọ́ bá wa sunnah àti sunnah wọn kí ní wa da'wati ilayha wọ́n salafiya salafiya ni sai fi salaye wani fahim yan sahihuna jami'a al-ahzab kula àwọn salafiya gan wọ́n tún man gba àwọn ìjọ ní mana ọ̀rọ̀ Sheikh Albani náà wà àsìkò kan wọ́n gbé ó lè má gbà wá ni Sheikh Albani wọ́n tún wọ́n tún sọ wọ́n tún yan na rẹ̀ èyàn yóò ti mọ̀ pé a nífẹ̀ẹ́ ẹnu láwọn ẹni ìfẹ́ tẹ̀lé wọ́n ni wala farqa fi dhalika bayna jama'ati al-ikhwa wọ́n ni alifo alifo alifo kò sí nǹkan tí wọ́n ni wala farqa fi dhalik wọ́n ni níbi pé ibi táà ti ń sọ fún ọ pé kó fi gbogbo ẹgbẹ́ ilẹ̀ kò sí yàtọ̀ societies ويدعونهم إلى التمسك بالكتاب والسنة وانقل وسيد قرآن àti sunna wọ́n ní وعرض ما اختلفوا فيه عليهما ní pé àti pé ibi táwọn ẹni ti yapa ẹ jẹ́ ká gbé lórí قرآن àti sunna wọ́n ní فما وافقهما أو أحدهما فهو المقبول wọ́n ní ibi tí wọ́n ti ibi tí wọ́n ti bá mú àbí ibi tí àwọn ẹni tán bá ti bá àwọn Ah, àwọn ahlu sunna mu òun ni mú gbà wọlé àbí kan nù wọn tó bá ti bá mu wọ́n ni wàhúwà alhaq òun náà lòdòdó ọmọ ọkọ̀ láfàhúnmá wọ́n ni ibi tó bá ti yapa wọn ọjà bàtàrùkù ó di dandan kíyàn gbé wọn jùlẹ so ahlu sunna gana ma fi wọn àwọn ẹgbẹ́ yòókù àwọn salafiyun la ma fi wọn àwọn ẹgbẹ́ yòókù wọ́n ni wala farqa fi dhalik ẹ ma gbọ́rọ̀ sheikh bin bazo nínú majmu'ul fatawa mujallal ẹlẹ́kẹ̀ẹ́ jẹ́ page 182 wọ́n ni wala fi dhalik wọ́n kò sí yàtọ̀ ń belé bayna jama'ati al-ikhwan al-muslimin láàrin jama'a ikhwan muslimin wípé kò sí yàtọ̀ a sọ pé ìkwọ́n mùsùlùmí kó ma bá sí ara gbogbo wọn náà ni kó pàtì wọ́n ni aw ansari sunna àbí ansari sunna wal jam'iyyati shar'iyya àti jam'iyya shar'iyya aw jama'ati tabligh àtàwọn jama'ati tabligh aw ghayrihim min al jam'iyyat wal ahzab àti àwọn míì nínú àwọn ẹgbẹ́ àtàwọn ìjọ ìjọ al muntasibati lil islam tán fi ra wọn ti sí islam tó bá sì yàwó ní bàbá bí bá zọ wọn ò sáwọn lára ń pa Ikhwan Muslimin so ayi ń bọ̀ ayi ń bọ̀ ọ̀rọ̀ tún wà níwájú bí bá tó fi ìdá yìí tátún ká fúnra wa so ẹwọ́n orí ó ti dọ̀rọ̀ bàbá bí bá sì méjì báyìí pa Ikhwan Muslimin تجتمع الكلمة wọ́n ni pẹ̀lú ilé ni ọ̀rọ̀ ويتحد الهدف wọ́n ni a sì lè eh, target wa a yóò lè jẹ́ kan náà wayakunu al-jami'u hizban wahidan gbogbo yóò wà jẹ́ ìjọ yọkan wọ́n ni yatarassamu khuta ahli sunnati wal jama'a gbogbo wọn wọ́n ma tẹ̀lé ojú ọ̀nà ahli sunna jama'a alladhina hum hizbullah tó sì báwọn ní ìjọ tọ́lọ́wọ́ ba wa ansaru dinihi àti olùran ẹgbẹ́ فيما يخالف الشرع المطهر ابن كتاسي يقبى شريعة مكانجا ابن كتاسي يقبى شريعة مكانجا so a nílé play ọ̀rọ̀ Sheikh Al-Albani torí time àwọn ọ̀rọ̀ náà ìpọ̀n bí Sheikh Al-Haidan oríṣiríṣi oríṣiríṣi ṣùgbọ́n gẹ́gẹ́ mo sí ń sọ láti bẹ̀rẹ̀ ẹni tí máa ń wó dodo yakfihi qawlun wahidun so ọ̀rọ̀ yọ̀kan ti tó ẹni tí ó ní gbòdodo ọ̀ èyàn bá fún ní gbogbo ọ̀ráyé ẹni tó ṣe pé kéèyàn máa dàmọ́ ara rẹ̀ Eh, kílọ̀kọ́ rẹ̀ tí ẹ bá ti ṣe in tó mọ̀ pé yes àwọn yóò fi gbódòdó yé ma bá ti ẹ̀lọ jìdáàlì kí ẹ máa bá àwọn ẹ̀jìyàn ẹ máa wọ ẹlòmí ìfà wọ́lá ẹlòmí ni ma ń kọ́ra ìsádánwò ẹlòmí ìyìn ma tẹ́lòmí ṣe tí ó ẹ máa wọ ẹlòmí yóò ma kílẹ̀mù zuhud òun kílẹ̀mù zuhud ma gbọ́n tó jẹ́ òdòdó ó tún wá lọ mọ́ gbọ́ àánú ma wá gbọ́ àánú ó ma wá fi wọn ra wọn tó bá padà so in tó jòrò kí ẹ máa tẹ̀lé kí ẹ mú kí ẹ dún ní mẹ́rẹ̀ kí ẹ jìnà sí gbogbo àwọn kan tó jẹ́ ànù so kọ́nà bá kó ṣàánú wa kó kódà bóyá okay ọ̀rọ̀ sheikh zaidi kan àti mọ̀ná tí ń pé mo ti rí insha Allah padà lóhun náà hada wallahu a'lam wa sallallahu wa sallam baraka